We're in our prayer session now. The pastors becoming one after the other. When your case is mentioned, you rise on your feet. In this session, we are dealing with witchcraft powers. If you are under the attack of witchcrafts, can you rise on your feet now? Bad dreams, eating in the, in, in the, in dream. Spirit of almost there never get there. Rising and falling. You have been pressed in the drain. Rise on your feet. And you shout this first one loud and clear. Say witchcraft personality. I can hear the voice of someone that have embarked on evil journey because of my because of me. Witchcraft personality that have embarked on evil journey because of me and my family. Go to the journey of no return and die in the name of Jesus. Witchcraft personality that have embarked on evil journey because of me and my family. Go to the church of no return and die. In the name of Jesus. Go to the church of no return and die. In the mighty name of Jesus. Which Witchcraft personality that has embarked on evil journey because of me my family. Go to the church of no return and die. In Jesus. Mighty name we pray. You shout the second one as you raise your right hand to the heavens. That is your hands of authority ẹ̀ṣẹ̀ And declare this one louder. Uh, uh, uh. Say every witchcraft hand. Pressing down my head. Say every witchcraft hand. Pressing down my head. In the name of Jesus. Every witchcraft hand. Pressing my head. Catch fire, catch fire, catch fire, catch fire, catch fire, catch fire. Shout it loud and clear. Every witchcraft hand pressed in our head. Catch in the name of Jesus. Catch in the name of Jesus. Open your mouth, open your mouth and pray that prayer. Ẹ̀lànà yẹn gbàdúrà Every witchcraft hand. That is pressing down my head. Tó wá ń tẹ Catch fire. Bàyínà. Catch fire. Bàyínà. Catch fire. Bàyínà. Catch fire. Catch fire. Bàyínà. Catch fire. Catch fire. Bàyínà. Catch fire. Open your mouth and pray that prayer. Àdúrà náà bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Yes. Ó dà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Thank you Jesus. Ẹ̀sìn Jesus. Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù Please have your seat beloved. Ẹ jọ̀wọ́ ẹ jókòó olùfẹ́. If you are here under the sound of my voice. Ṣé ẹ bá wà ní abí ohùn mi? You see yourself swimming in water. yín lúwẹ̀ẹ́ nínú odò. In your dream. Nínú ọ̀la yín. Or you see river generally. You see river. Àbí ẹ̀ ń rí odò omi ní gbogbo ìgbà. You see yourself getting married. in your dream whereas physically you are not married. ẹ̀rí bí a ń ṣe ìgbéyàwó nínú ìgbé ayé ẹ̀mí yín nínú àlá bẹ̀rẹ̀ sí pátá rẹ̀ ti ṣègbéyàwó. in your dream and physically you don't have children. ẹ̀rí pé ń bímọ nínú àlá lójú ayé ẹ̀dẹ̀ sí ọmọláyé. somebody is laying claim to you in your dream say this is my wife this is my husband. àní èèyàn sọ kétéle ju ní etí yín nínú àlá pé eléyìí ni aya mi àti eléyìí lọkọ mi. you are being molested sexually in your dream. wọ́n wá ń bá yín lò you have a spiritual spouse. Please rise to your feet. Rise to your feet. Thank you, Jesus. Thank you, Jesus. Lift your hands to the heavens, one hand. Ẹ̀nà ọwọ́ And you are going to declare like this. Say authority of spirit wife. òkùnkùn. authority of spirit husband. àṣẹ ọkọ ẹ̀mí pípẹ́ mi òkùnkùn lórí ayé mi. over my affairs. lórí ètò ọlọ́run fún ayé mi. today. lónìí. expire. dópin. That's the prayer point. I want you to be angry in your spirit. Thank you, Jesus. Say authority of spirit spouse. Over my life. Over my affairs. Today. Lónìí. Expire. Yes. Open your mouth and say it. Open your mouth and say it. Open your mouth and say it. The Bible says, You shall declare a thing and it shall be established. Eh? Authority of spirit husband, authority of spirit wife over your life, over your affairs. expire, expire, expire, expire, expire, expire. Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù la Pray the next one which is the final one in this segment. Ẹ̀gbà ilé ìṣókàn ní ìpele ìbáyìí. Say family spirit husband. Ọkọ ọ̀run ti mọ̀lẹ́bí. Family spirit husband. Ọkọ ọ̀run mọ̀lẹ́bí. Family spirit wife. Ayọ̀ ọ̀run ti ẹbí. That has married me by force. Èyí tó ti fẹ́ mi nípa ipá. Making life miserable for me. Mo wá aṣọ ayé di aláìwúlò fún mọ́. Your time is up. Àsìkò rẹ̀ dẹ́pin. Wherever you are. Kíbi tó lè wà. Command to that! Command to that! Command to that! Command to that! Open your mouth, open your mouth, Die, die, die, die, die, die, die! We command you to die! Die in the name of Jesus. orúkọ Jésù. Die in the name of Jesus. orúkọ Jésù. Die, die, die, die, die, die, die. Kú. Die in the name of Jesus. orúkọ Jésù. Die in the name of Jesus. orúkọ Jésù. In Jesus mighty name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A louder amen. Àní olówó òkè. It is well with you. Ó ti dára fún yín. Please have your seat. Ẹ jọ̀wọ́ ẹ jókòó. We are into another section. A ti wà ní ìpele mìíràn. Divine healing ìwòsàn láti òkè wá. If you are believing God for divine healing. Tẹ bá ní ìgbàgbọ́ fún ìwòsàn láti òkè wá. From every sickness and infirmity. Tàbí fún àrùn kan tàbí àìsàn kan. That may be in your body. Please rise up to your feet. Ẹ jọ̀wọ́ ẹ dìde báyìí. Rise up to your feet. Ẹ dìde. You will pray this prayer loud and clear. Ẹ ó gbàdúrà yìí sókè dáradára. You will take powers. Àwọn agbára That has made my body habitation of sickness. Èyí tó wá jẹ́ kí agbára mi kó jẹ́ ibùgbé àìsàn. Your end has come. Òpin ti dé bá ọ. Die. Kú. So you raise up your voice loud and clear and pray this prayer. Ẹ ó gbé ohùn yín sókè dáradára. Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die, die, die, die, die. Die in the name of Jesus. In Jesus. Mighty name we pray. Let us raise our hand to God Almighty and pray like this. Pray divine healing. Overshadow my life. Amen. Please. Ẹ jọ̀wọ́. Shout it very well. Ẹ kí gbẹ̀rẹ̀ dáadáa o. Divaini. Wo sọ àtòkè wọ. Ó fa sádọ́ máa lá. Ìbú In the name of Jesus. Ní orúkọ Jésù. Divaini ó fa sádọ́ máa lá. Ìwòsàn láti òkè. Ó fa sádọ́ máa lá. Ó fa sádọ́ máa lá. Ó fa sádọ́ ayé mi. Shout it. Kí gbẹ̀rẹ̀. Shout it. Kí gbẹ̀rẹ̀. Declare it. Kéde rẹ̀ bẹ́ẹ̀ni. thou shalt decree thing. ìwọ yóò pàṣẹ ohun kan. and it shall be established. yóò sì fìdí rẹ̀ múlẹ̀. and the light of God shall shine on your path. àní ìmọ́lẹ̀ ọlọ́run yóò sì tàn ní fún divine healing. ìwòsàn látòkè wá. my life is available. ayé mi ṣí sílẹ̀. overshadow me. ó yá ṣíjú bò mí. my wife my children are available. ayé mi ṣí sílẹ̀ fún ọ. overshadow my wife and my children. àtàwọn ọmọ mi. thank you wonderful Jesus. Jésù ìyanu ẹ ṣeun. in Jesus mighty name we are praying. lórúkọ Jésù tó ní agbára please be seated. beloved we are still praying praying. Olùfẹ́ a This session. Ìpele tí a wà yìí. We are praying for expectant mothers. À ń gbàdúrà fún àwọn màmá tí wọ́n fẹ́ èso tinú. And our pregnant women. Àti àwọn obìnrin wa tí wọ́n lóyún. You are here. Ó ń bẹ níhìn. Doctor has told you. Àwọn dókítà ti sọ fún ọ. That you have a low sperm count. Wípé nǹkan ọmọkùnrin rẹ ó lọlẹ̀. Doctor has told you. Àwọn dókítà òyìnbó ti sọ. That you have fibroid. Wípé o ní ìju. Or they don't even have any reason for your unfruitfulness. Ipe kò tiẹ̀ sí ọ̀nà bí irú ẹni bẹ́ẹ̀ ti lè lóyún. God of Olukoya is here today. Ọlọ́run Olukoya ń bẹ níbí lónìí. To give you your own Isaac. Láti fún ọ ní Isaac tìrẹ. So stand to your feet. Dìde nàró. If you are believing God for the fruit of the womb. Tó bá ń fojú Olúwa fún èso inú. Or you are already pregnant. Tàbí o ti lóyún. Please stand to your feet. Ẹ dìde nàró. You can also stand in gap. Bóyá o dúró láàlà. for your friends for your relatives. fún àwọn mọ̀lẹ́bí tàbí ẹbí rẹ. for your colleagues. fún àwọn tí. thank you wonderful Jesus. Jésù ìyanu ẹ̀ mà ṣe. lift up your right hand to the heavens. gbé ọwọ́ ọ̀tún rẹ sókè ọ̀run. and shout this loud and clear. kó o sì kígbe lẹ́yìn lóhùn rárá. say witchcraft and medical reason. àní ṣe àwọn àjẹ́ àti èsì dókítà. thank you Jesus. Witchcraft and medical reason. Iṣẹ́ àwọn àjẹ́ àti èsì àwọn dókítà. For my unfruitfulness. Fún ẹ̀ àti so èso mi. Yeah! In the name of Jesus. Lórúkọ Jésù. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Witchcraft. Iṣẹ́ àjẹ́ medical For my barrenness. For my unfruitfulness. You are a liar. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. orúkọ Jésù. Thank you wonderful Jesus. Jésù yanu ẹ ṣeun. In Jesus mighty name we are praying. Lórúkọ Jésù tó lágbára la If you are pregnant lay your hand on your belly. Tó o bá lóyún gbé ọwọ́ rẹ lé inú rẹ. Or if you are standing up lay your hand on your belly. Tó bá jẹ́ pé o wà láàlá láti ṣìpẹ̀ fún ẹnìkan gbọ́wọ́ rẹ lẹ́nu. Now shout this loud and clear. Kó o sì kígbe lẹ́yìn dá. Say satanic wolves. Die in Jesus mighty name they die. Lórúkọ Jésù ni wọ́n ti dòkú. God bless you beloved let's have our seat. This section. We want to parents interceding for their children. Parents interceding for their children. So please let's stand to our feet. Ẹ Amen. Even if you have no children yet. You want to intercede for them ahead. Ẹ Amen. So you are going to to pray the first prayer point like this. Ẹ̀gbọ́n kókó àdúrà kọ̀ọ̀kan báyìí. Powers. Àwọn agbára. That want to use my children to torment me. Tó fẹ́ fi àwọn ọmọ mi dá mi lóró. Beloved pray very well. Olùfẹ́ gbà dáradára. Powers. Àwọn agbára. That want to use my children to torment me. Tó fẹ́ fi àwọn ọmọ mi dá mi lóró. You have failed. Ó ti kùnà. Be consumed by fire. Máa jọrùn ní fire. use my children to afflict me, to torment me. You are a liar. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die in the name of Jesus. Die. In Jesus' mighty name they die. Lórúkọ Jésù ni wọ́n ti kú. Amen. Àmín. Pray the second one like this. Ẹgbẹ́ lẹ́ẹ̀kejì báyìí. You my children. Ẹ̀yin ọmọ mi. Beloved called out their names as many as they are call out their names. Ẹ pè wọ́n kí ló wà níwájú yín. Olúwa Máyọ̀wá. You my children. Ẹni ọmọ mi. You will do well on earth. O gbọ́dọ̀ ṣe rere láyé. You will fulfil your destiny. Ẹ wọ àyànmọ́ yín ṣẹ. You will be the head. Ẹ ò jẹ́ orí. You will not be the tail. Ẹ ò ní jẹ́ ìrù. Continue to continue to prophesy unto their life. Ẹ bá tó bá ayé wọn it on earth. Ó máa ṣe rere láyé. You will not be put to shame. Wọn ò ní gba ìtìjú. Oh yes. Bẹ́ẹ̀ni. Oh yes. Bẹ́ẹ̀ni. Thank you Father. Ẹ ṣeun bàbá. Thank you Jesus. Ẹ ṣeun Jésù. Glory be to God. Ògo ni fún orúkọ Olúwa. Thank you Father. Ẹ ṣeun bàbá. Jesus mighty name we pray. Ní orúkọ ńlá Jésù ni a gbàdúrà. Your children will not be put to shame in the name of Jesus. Àwọn ìtìjú ní orúkọ Jésù. Your children shall not die in the name of Jesus. Àwọn ọmọ yín ò ní kú ní orúkọ Jésù. Your children shall fulfil their divine destiny in the name of Jesus. Àwọn ọmọ yín yóò mú àyànmọ́ wọn òkè wá ṣẹ ní orúkọ Jésù. Kindly have your seat now. Ẹ jókòó. Kindly have your seat. Ẹ jókòó. This session. Ní ìpele yìí. We are praying on divine breakthroughs. À ń gbàdúrà fún àlàjá àti òkè wá. So if you are here this morning. You need breakthrough from God Almighty. Kindly rise up on your feet. If you know that you want to move beyond this level in life. Kindly raise up your right hand to the heavens. The louder you shout this prayer points. The quicker your breakthrough will be released unto you. fast. Deny me of my breakthroughs. You can shout more than that. powers. Deny me of my breakthroughs. Oh yes. Shut it. Powers. Deny me of my breakthroughs. Die, die, die. Jesus. Jesus. Mighty name they die. Shout one fire, amen. That is very good. This second prayers. Àdúrà kejì yìí. You are going to use your hands as a spiritual sword. Ẹ ó lọ wọ ní gẹ́gẹ́ bí ìdá ti ẹ̀mí. To cut off the head of the serpent from the water. Láti gé orí ejò inú omi. That swallow what belongs to you. Èyí tí ó ń gbé ìfọ̀tọ̀ jẹ́ ìlú mi. Ẹ kígbe báyìí. Yes, serpent from the water. Ejò láti inú omi. That has swallowed me and my breakthroughs.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 Thank you, Father. Thank you, Jesus. Thank you, Holy Spirit. In Jesus' mighty name, you are free. Ní orúkọ Jésù la gbàdúrà. And say amen to that. Àmì ńlá mẹ́ta sí eléyìí. God bless you. You can have your seat. This is the last session of the prayer. If you need Holy Ghost baptism. You need the infilling and the indwelling of Holy Ghost. Kindly rise up on your feet. I believe at this stage. Everybody need to stand up. Gbogbo wa la ní láti dúró. Because we all need the power of God. Nítorí a nílò agbára Ọlọ́run. Therefore lift up two hands to the heavens. Nídìí náwó yín méjèèjì. And shout it loud and clear. Kẹ́ ẹ wá pariwo ẹ̀ ló ń gòrò. Ṣé Holy Ghost fire? Iná mímọ́. Shout it loud. Pariwo ẹ̀ ló ń gòrò. You can do better. jù bẹ́ẹ̀ lọ. My life is available shadow me. Eh? Oh, In the name of Jesus, Holy Ghost fire. My life is available. Overshadow me. In the name of Jesus, Holy Spirit of God, overshadow oh, my life. In the name of Jesus, baptism of Holy Ghost, overshadow oh, my life. The infilling, the indwelling of Holy Ghost mercy. Overshadow oh, my life. In the name of Jesus. Overshadow oh, my life. In the name of Jesus. Thank you, Father. In Jesus' mighty name, you receive it. Return those hands to the heavens. Return those hands to the heavens. Say, Learn of power. Learn of power. is available. Possess me by fire. In the name of Jesus. Yes, it. Reign of power. Possess my life. In the name of Jesus, I oh, connect my life to the socket of power of Holy Ghost. In the name of Jesus. Yes, continue saying it. In the name of Jesus. Yes, continue saying it. In the name of Jesus.